إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشبر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbé الله سبحانه وتعالى أترى لكم a tọrọ alékún صلى الله عليه وآله وسلم annabuwa حديث لي تاملين إن شاء الله هناني حديث عمار بن ياسر رضي الله عنهما قال من سام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم ذكره البخاري تعليقا ووصله الخمسة وصحاه ابن خزيمة وابن حبان سو hadithi hadithi عمار بن ياسر يكنينو ìkan صحابه nínú àwọn tó ṣe pé wọ́n kọ́kọ́ gba ẹ̀sìn Islam ìyá wọn náà ń pè ní Sumayya ó ní èyàn tí wọ́n kọ́kọ́ pa sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nítorí pé wọ́n sì gbà fọ́lọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn àwọn náà gbà àdíkì wà látọ̀dọ̀ nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam mas'ala kí ẹ ma gba yawmu shak bí 29th of Sha'ban àti ìjọ tí ìjọ kejì tó possible kó ń jẹ́ 30th of Sha'ban àbí 1st of Ramadan a ṣàlàyé fúnra níbi hadithi àná hadithi pé la Ramadan illa bi sawmi yawmin wal aw la Ramadan bi sawmi yawmin wala yawmin illa rajulun kana yasumu sawman falyasumhu so hadith yẹn ó clear hadith ele na nko o na support be so eni sọ ko ni fakoda aso abal qasim ẹ̀rí pa ṣàlàyé níbi àdíṣà aláwọ̀kọ́ ipé èyí tó rìnlẹ̀ ni ní pé ni ní haramu ní kíyàn gbàwẹ̀ bẹ́ẹ̀ àfíta kí bí o ti máa ń gbàwẹ̀ kan tẹ́lẹ̀ tó wá tẹ̀síwájú àwẹ̀ mẹ́tàlán èyàn ti máa ń gbàwẹ̀ monday àti thursday ó wá bọ́ sí yaumu shak ìjọ́ta ń sọ yìí kò sí wàhálà pẹ̀lú ẹ̀ insha Allah àmọ́ ká wá gba rẹ̀ ká ní afẹ́ ní ihtiyat ni a ní pẹ̀lẹ̀ nǹkan ó takọ àwọn nùsó shar'iyya ilé wani fàkọ̀dà aṣọ Abul Qasim ṣe báyìí àbí so ó ومن عصى أميري فقد عصاني ومن عصاني فقد عصى الله صلى الله عليه وآله وسلم so ìtakò àṣẹ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìtakò àṣẹ ọlọ́ọ̀bá gangan fúnra rẹ̀ náà ni ìdí ní wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala náà so àdífì tí wọ́n ni ó wá tó fi rinlẹ̀ wípé kún Abul Qasim ni ǹjẹ́ lè jẹ́ kúníyà yìí bẹ́ẹ̀ ni lè jẹ́ hadithi kan wà tí a nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé la tatasammau bismi wa la tatakannau bi kunyati hadithi ètò lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn àfá níbi bẹ̀rẹ̀ ní wípé nígbà tánàbí wà láyé ni tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni ó wà nínú àwọn sàhábà wọ́n jẹ́ orúkọ ìkódánú àwọn tàbírin náà kìbárù tàbírin tí wọ́n jẹ́ Muhammad tàtún jẹ́ Abul Qasim àmọ́gbàtà nẹ́gbù aláyé gẹ́bí Sheikh Arafat bin Hassan al-Muhammadi hafidhahullahu ta'ala wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa níbi síra níbi ìgbàtà ṣàlàyé síra nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ibi nígbàtà nẹ́bì sallallahu alaihi wasallam wà láyé anẹ́bì ni ti bá ń lọ kana la yaltafit kana la yaltafit anẹ́bì lọ kó ma wù káàkiri ma wọ̀ tún so ẹlòmí lè wá pa ẹlòmí ya Abal Qasim wọ́n dẹ̀ kí ń pè ànẹ́bì ní Muhammad wọ́n dẹ̀ kí ń pè orúkọ ànẹ́bì ní Muhammad àwọn tó bá jáwọn lárúgbáwá oko tó bá wá àwọn làwọn máa pé yá Muhammad ẹ̀rá wọn sàábé o wọ́n ń ànẹ́bì ní Muhammad so kú ní ànẹ́ máa Muhammad sallallahu alaihi wasallam so yá Abal Qasim ànẹ́bì tó wẹ́yìn alálàláàlẹ́k ẹ̀yìn kọ́ mú ah so fẹ́ mọ́ díbi ìzáwù fán nẹ́bì kódà ẹmọ́ fún ayé ní kú توفي النبي صلى الله عليه وسلم جاز هذا إن شاء الله أي التسمي باسمه والتكني بكنياته صلى الله عليه وآله وسلم كيف لو كتالمون إنه حديثي أكوكو نيو كتالمون شيك عبد الله علي بسام رحمه الله وني النهي عن صيام يوم الشك من شهر رمضان ويوم الشك من رمضان هو اليوم الواقع في أوله بلا يقين لا يدرى هل هو منه أو ليس منه وهو ليلة الثلاثين من شعبان إذا حال دون منظر الهلال ما يمنع رؤيا يوم شك أتسلعيلا نتلين هنا نيجاتو سيبي kò dáwà lójú tó ń gangan ni Ramadan ni àbíjọ tí ó tẹ̀lé ẹlẹ́kejì ní tàbí níbi hadithi ni tahrimu siyami dhalika al-yawm ma dama annahu ma'asiyatun linnabi sallallahu alaihi wasallam haram ní kíyàn gba àwẹ̀ ọjọ́ náà haram ẹni ẹ̀tún rẹ̀ mílẹ́tí déètì ní kíni ní insha Allah báyìí ẹnìkan 25 ẹnìkan 25 25 tó wọ́n lè ní 25 of Sha'ban tabanika kaba yẹn ìnídẹ̀ ni Wednesday àbí so Thursday ó jẹ́ 26 Friday 27 Saturday 28 Sunday ni 29 orílẹ̀ Monday monday lè jẹ́ 30 shaban àbí 1st of ramadan tó bá ti wá rí oṣù ẹ́ ní 29 ìjọ kejì ni ẹ tó tó bá ti oṣù ayé òjìjọ kejì ni ẹ kò lè jẹ́ tẹ̀lé má so alẹ́ náà ni wọ́n rí against ìjọ kejì so ìtumẹ̀ ní pé àwẹ̀ báyìí ìmọ̀ kó jẹ́ monday àbí kó jẹ́ tuesday ni bó sì wà nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá nù èyàn tó tó wá sí kalẹ̀ fún yín láti bí 4 months ago bóòlù ń ṣe sí wallahi ma ka rẹ̀ ibùn tèmí àkàfún wá bí inshallah gbogbo àwọn àfáàtì ẹyẹ ni wọ́n fi rìnlẹ̀ pé alhisab alfalaki kò tọ́fẹ́lì kẹta láti máa ṣe bẹ́ kódà àwọn mìtàn jáwọ nínú àwọn àfáà gidi tí wọ́n sọ bẹ́ẹ̀ nínú àwọn malikiya àwọn àfáà àbá wọn pé yọ́rọ́ wọ́n nìkan fi ń ṣe fáhùn ẹ́ kàyànkáwẹ̀ ìsáàbù ẹ́ ètò omi bá ti wá ẹ́ àwọn mọ̀tọ́lì wù mọ́ yàtọ̀ náà tẹ̀kẹ́lìbù mọ̀tọ́lì à wù mọ́ yàtọ̀ kí ní òkòlò lè fi ṣe dọ́kítọ̀ rẹ̀ ókè àwọn nùsùsù ti wá gbé wá bẹ̀ nínú pé àwọn òkè ń kọ̀ lánàkọ́ dìmọ̀lá àkìlà alànàkìlì òní wípé ká mú bí ṣẹ̀rí àṣẹ gbé wọn so mi bí mo sọ̀rọ̀ mi tí lè fi rìnlẹ̀ fún yín ṣé mo nímọ̀ kọ̀kọ́ ni mi tí lè fi rìnlẹ̀ fún yín pé monday lábẹ́rẹ̀ àbàbí tuesday ẹjẹ́ kó dìjọ́ ẹjẹ́ kó di monday tí ó bá ti ọwọ́ sù kí láṣẹ báhùn abẹ́rẹ̀ monday kí ní ìsìnkú ààrẹ náà sún ẹ̀fẹ́ ọláwọ̀ wọ́n tẹ̀ padà náà sọ ààrùn sù lé ní o automatically tí ìzò làwọn ẹgbẹ̀rẹ̀ báyìí ó sì pàbí òsìnkú ẹlẹ́kẹta nínú talibu níbi hadithi òní wípé nam kí wá lè rí pé tí ẹ̀bá ti ṣe èyàn gbọ́dọ̀ tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu in tánà bí bá ti pa ilá sẹ ni ẹ máa ṣe in tó bá ti kọ̀ fún yín ẹ gbọ́dọ̀ jìnà sí ń tọ́ka lórí qaida shar'iyya kátìmà náà ni because ohun ilẹ̀ wípé a sì wà nínú Ṣàbáàn Ramadan láwọn òkúsà àti wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ so gbà káàtí rí bá jìnà pàtí wọnú Ramadan a rí mẹ́ nínú Ṣàbáàn ilé ìjí yóò tún mọ́ jẹ́ rọ́dù fáwọn tán sọ pé ìtumọ̀ fákùdùrólà tí ń bẹ níbi àwọn ìwàyà tí yẹn fákùdùrólà ayé dọ́jìkú àṣàbáàn tí sọ́á wà ìṣirin àwọn ní pé ìtumọ̀ ní pé fákùdòrò la ẹ fún ṣàbánì sí 29 ẹ wá bẹ̀rẹ̀ mẹ́jọ kejì ara ìtumọ̀ yóò correct lè annal asla bakọ́ ṣàbánì ó sì rẹ̀lẹ̀ bí kọ́ ṣàbánì jẹ́ 29 àbí 30 à ń dẹ́ òtù pé ṣe rọmọdọ́n ti wọlé ni hmm? fanabukọ́ alal asli a rí mi lórí ìpìlẹ̀ ẹlẹ́kẹta ni ẹlẹ́kẹrin ni pé wọ́n ni wọ́n kà tún fún fáídà ni àkúnní ànábì sallallahu alaihi wasallam oní Abul Qasim ọmọ ànábì àkọ́kọ́ àwọn sì ni wọ́n jẹ́ al-Qasim nínú àwọn ọmọ Khadija aléhìsàlám radiyallahu anha so ọ̀rọ̀ dẹ̀ lórí ikú rẹ̀ wọ́n ní àwọn kan ní pé wọ́n ti kú before nubuwah àwọn kan ní pé wọ́n ti kú lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá gbé ànábì wa dìde wọ́n kú lẹ́yìn ìgbà ni sallallahu alaihi wa alihi wasallam so ìgbà tó kú sábàbù tó wọ́n mú wá fún àyà yóò mọ̀ tọ́ka lórí pé lẹ́yìn Islam ni because nígbà tó mọ̀ yìí kú àwọn kèfèrí wọ́n sọ wípé a wọ́n ní pé asbaha Muhammadun abtara asbaha Muhammadun abtara abtara òun lè tó ṣe pé èyàn tí ó bá sọ tọ́mọ̀ rẹ̀ bá kú tó bá sófò ọmọ náà gbẹ̀rẹ̀ abtara àbíyàn tí àjálù tó bá jábà lọ́lọ́fin sọ ní Kùránì wípé so ìtọ́lọ́ lọ́fi sọ ayà ní ọ̀ṣọ́tù kawta gbé inna aka huwa al-abtar naam so naam khilafu ló wá wà níbi mas'alatan sọ yi khilaf wà ní ikhtalafa al-ulama fi ta'yin yawm ash-shak فذهب الحنابلة إلى أن يوم الشك من شهر رمضان هو يوم الثلاثين من شعبان إذا لم يكن على مطلع الهلال غيم أو قطر أو دخان ونهوها مما يمنع الرؤيا فهذا هو يوم الشك الذي نهي عن صيامه فيكره صيامه وأما إن حال دون مطلع الهلال تلك الليلة تلك الليلة غيم أو غبار أو دخان أو نحو ذلك فيجب صيامه حكما ظنيا احتياطيا so ọ̀rọ̀ yìí kọ́ wọ́n wọ́n ní pé madhhabu àwọn hanabila ni àwọn gbà yí pé tí ojú ọ̀run tí ò bá ti clear tó bá ìjọ bí 30th eh, of Sha'ban yẹn tí nǹkan bá kúrúkúrú bá di wọ́n ní pé àfikẹ́yà bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni àmọ́ àwọn ọ̀rọ̀ tó padà wá gbà wá Imam Ahmad gan ó padà wá ń takò ọ̀rọ̀ yìí gan ń pè ni wani wa dhahaba al-a'immatu ath-thalathah wa jumhur al-ulama ila anna al-yawm alladhi laysa fi manzar hilali ma yamna'u ru'ya la yusamma yawm shakki wa inma yawm shakki huwa laylatu ath-thalathin min sha'ban idha hala duna ru'yati al-hilal ma yamna'u ru'ya min sahabin aw dababin aw aw kitamin aw dukhanin أو ناويها فهذا هو يوم الشك المنهي عن صيامه في حديث عمار وغيره tẹ́rí ọgọ̀rọ̀ nínú àwọn àfà ẹmẹ́ta wọ́n sàlàyé wọ́n ní yawmu shak kìkín sọjọ́ tó bá kílẹ̀ báyìí náà pé yawmu shak because yóò kílẹ̀ pé kò sóṣù mẹ́ bẹ́ẹ̀ni àríwẹ̀kọ̀ yawmu shak ni ọjọ́ tó ṣe pé gọ́ìmù wà ń bẹ̀ gan àbáwọn kan tí ma ń ṣe kí ni tí ma ń dí ojú omi bí pùrùpùrù dùkọ́nù ó lè jẹ́ dọ́ọ̀sì tí ó wá ṣe bìrìmù sójú ọ̀run tí ò ní jẹ́ kárí oṣù ìtọ́jú ni yawmu shak ni ẹmà à ń dáwọ̀ pé hey sóṣù ti wà ń bí àbí o ti sí mi báyìí sóṣù ti yọ àbí o ti yọ so ìhìláàlì ni àbí onáńgbé ní ìhìláàlì tó bá ti jọ ẹlẹ́ẹ̀kẹta náńgbé ní kọmar tó bá ti kọ́kọ́ yọba ìhìláàlì àkọ́kọ́ èkejì ẹ̀kẹta ìhìláàlì náńgbé tó bá ti jọ ọjọ́ kẹrin lọ sísàlẹ̀ kí lọ́nà um, almuhim ó ní pé ká má wulẹ̀ dákọ̀ khilaf much kókó bẹ̀ ni wípé uh, àyíyàn gbọ́dọ̀ gbàwẹ̀ ní yawmu ashak náà hadithi tó kù lẹ́yìn nan hadithi ibn umar radiyallahu anhu ma qala sami'tu rasulallah sallallahu alaihi wasallam yaqul idha ra'aytumuhu fasumu wa idha ra'aytumuhu fa'aftiru fa in gumma alaykum faqduru la muttafaqun alayhi ibn umar ikanu àwọn sahabi annabi sallallahu alaihi wasallam àwọn agba hadithi wa ike annabi muhammad sallallahu alaihi wasallam sọ wípé idha ra'aytumuhu fasumu tẹ́ bá ti rí oṣù fasumu egbawe wa idha ra'aytumuhu fa'aftiru tẹ́ bá ti rí oṣù yẹn ẹ̀tún sínú fa in gumma alaykum tí ojú ọjọ́ bá wá clear sí yín fakuduru la ẹ wá jẹ kó 30 nínú riwaya tó wà nínú muslim àwọn ní fa'in ugmiya alaykum fakudoro lahu thalathin àwọn riwayatu jẹ́ kó kílẹ̀ sí wa ẹ gbà kó pé 30 nínú Bukhari àwọn riwayatu ní wata ní pé fa'akmilu al-iddata thalathin ẹ gbà ọjọ́ yẹn kó pé 30 nínú gẹ́gẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah wọ́n nínú kata lè mú níbi àdíṣe ilé tí ẹni wípé wùjúbù siyami shahri ramadan idha thabata ru'yatu hilalihi wa wùjúbù lifitr idha thabata ru'yatu hilali shawwal ó ní pé a gbọ́dọ̀ gbààwẹ̀ ramadan ta bá ti rí hilal oṣù lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó pé a gbọ́dọ̀ sínú ta bá ti rí oṣù lé ti shawwal ká ní pé èní ni 28 of Ramadan ọ̀la ni 29 of Ramadan sáwà sọ́pù àwẹ̀ níjọ́ tó lè jẹ́ 30 or 40 ni ó ti yé báyìí àbí àwọn tó mọ́ sọ pé kálíbọ̀ wọ̀ di safe side ok nísìnbà kò ní ìdíkò gba ṣàwálì náà àwọn tó gba sísù ṣàwálì nísìnbà ó wà ní sọ́pù àwẹ̀ 29 tó má ti láláwọ̀ ògbóṣù kí láti báyìí àgbà tí ó pé 30 ọjọ́ tó wá tẹ̀lé ọjọ́ ẹ̀ ní ọjọ́ ọdún ẹ sì jẹ́ ká sọ́ra àwọn yóò máa ń sọ àwọn sọkúsọ láwọn àgbà yìí púpọ̀ jù lẹ́fì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kì í ṣe kán gbàwẹ̀ torí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ìbá ń ṣe pé ojú ilẹ̀ pò fọ́fẹ́ lómi ojú kára wa nípa ẹlòmí mọ̀ ní gbàwẹ̀ kàkàrà gbogbo pé káàmà gbàwẹ̀ yìí ẹlòmí ò ní gbàwẹ̀ kàkàrà ẹ mọ̀ sọ fún yẹn pé àwọn àti ìrósù kí wọ́lẹ̀ lórí òsì nígbà rẹ̀ kí ni wo èmi náà ti bó ti gbìyànjú tó wọ́n rẹ̀ àwọn èmi wá ní ká máa rò sùn nígbà lókè mi wọ́n ti wọ́n ti sínú ní Sókótó náà kódà wọ́n wọ́ tv Ghana wọ́n sínú wọ́n Ghana ni wọ́n sínú kí ní kan ní yóò àmà lágidi tẹ́bátọ́wà fi sọ́rọ̀ ẹlòmí ẹlòmí kò mọ̀ pé òun parí Ramadan báyìí ẹlòmí parí Ramadan ó sì dìgbàbẹ̀ díkẹfẹ́rí ẹlòmí ò parí Ramadan yóò sì fi ẹsẹ̀ ta gbogbo àwọn tó gbà yóò sì fẹsẹ̀ ta bí kẹ́lò ìmọ̀ sọ pé tẹbá ní pé àsìtù ṣàwálì tó wà ní Ramadan lẹ́yìn Ramadan nínú ṣàwálì náfílà tẹ́kínú musulmi mọ̀ dúpé khairun ala khair èyí tó bá gba àwẹ̀ Ramadan fa atba'ahu sitta min ṣàwálì ẹ́ ka annahu ka siyami dahr bí gbà fa innahu ka siyam aw kama qala sallallahu alaihi wasallam ẹlẹ́rà ní pé ẹkíní ẹwẹ̀ fi mílẹ̀ o gbẹ̀tẹ̀rẹ̀ pé 36 láwẹ́ ẹ̀ṣẹ̀lẹ̀ kẹsọ́fà láti bẹ̀rẹ̀ irú ọ̀rọ̀ òun àwọn ẹmọ sọ báyìí náà nígbàtẹ̀ pé 36 ní ẹ̀bá sọfà láti bẹ̀rẹ̀ náà kò sí ètò ní 36 ní Ramadan náfílà mẹ́fà ń bẹ lẹ́yìn Ramadan ìyẹn dẹ̀ ní wa inṣáàlá so ẹlẹ́ẹ̀kejì ni istihbabu isha'ati khabari dukhuli sha'i Ramadan wa khurujihi bi awsa'i wasilati wa mustahabu ni ká fán èrò ká tó bá ti gbọ́ èrò pé wọ́n ti announce pé ní Ramadan fán ká kódà ọ̀nà tó bá lè gbà tètè káàkiri ayé jù ní olù mustahabu ni ṣe bá yà bí gẹ́gẹ́ bẹ̀ náà ni tó bá ti di táìmù ọdún náà ìyẹn di fán èrò ká bí tọ́ فلا يصوم إلا برؤيا ولا يفطر ولا يفطر إلا برؤيا المجردة ولا بواسطة المراسل والآلات التي تكبر المرئيات فإنه له يعتبر ذلك رؤيا بالعين المشاهدة wọ́n ní nínú ẹni wípé ìgbàwẹ̀ Ramadan wọ́n sopọ̀ mọ́ kí náà sopọ̀ mọ́ rírí orúkúyà ayé àwọ̀ ìyàbẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ kan rí pẹ̀lú ojú ni kò bá jẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ èyí lè lo àwọn irinṣẹ́ tí ó jẹ́ kó tóbi ṣe telescope lẹ́mọ́ ń pè ẹ́ bí i ṣe mọ̀wé tó gan ìbọ́dọ̀ ẹni tán kí ní kan scope tẹ́sà ma fi ń wo <laughs> almuhim o ní pé kò sí wà lápẹ̀lú kí ẹ̀lọ àláti ẹ̀ ìyẹn náà kò yunazzal manzilata al-ru'ya bil-ayn nígbàtí ẹ̀bá pẹ̀lú ojú náà yẹn rí náà èyí tí ó correct òun ni àwọn bí àwọn hisab àwọn nujum tẹ àwọn tọ́mọ́n lo nujumu tọ́mọ́n lo hisabu tọ́mọ́n lo èyí ni ó correct wípé èyí báyìí kí ni ó kàn ó ti rìn lọ síbi kan yóò ti wá rìn padà ilé ò ti wá tún rìn lọ ilé ò ti wá rìn padà àná ni mo jálù ìkan tí ń sọ orí dìde lórí Facebook lánàá kíní kan ìsìn sọ dé tìjọta bẹ̀rẹ̀ àwẹ́ jọ́nà wọ́n fẹ́ kíní tí mo gbò kíní wallahi yukhalifu hadiya annabi sallallahu alaihi wasallam wa hadiya sahaba aka hadith ya láìpẹ́ inshallah nínú ẹ̀tún ni wípé ok ẹ هي المستند الشرعي في احكام الصيام والافطار rírí òun ni tí ṣẹ̀rí àfẹ́yìnwá ti níbi ká gbáwẹ̀ àti ká sínú wa annahu la ibrata bil hisab kò sí tó kàn pẹ̀lú hisab ó bá mọ̀ ìsáàbì jù bẹ́ẹ̀ lọ kò kawa wala yasihu al-i'timadu alayhi bi halin min al-ahwal kò tọ́ kíyẹ fà gbára lé hisab ní èyíkéyìí condition tí yóò bá wù kọwàá èyíkéyìí ìṣesí tí ò bá wù kéèyàn wà ọ gbọ́dọ̀ gbára lé ìsáàbì ẹgbẹ̀gbọ́n ní ṣékòlù islami tèmí àṣọ wọ́n ni wà láàárọ̀ ìbà kò sí yè méjì o annahu sábàtà bí súnnà ti sọ̀híhà ipò ti rinlẹ̀ pẹ̀lú súnnà tó lálàáfíà sahaba àti àwọn ẹgbàwá látọ̀dọ̀ àwọn sahabi annabi annahu pípẹ́ dájúdájú لا يجوز الاعتماد على حساب النجوم kòtọ́ pẹ̀lú àwọn àhàdí tó lálàáfíà àwọn àtàrí látọ̀dà àwọn sàábé kòtọ́ kíyàn gbáralé àwọn hisab àwọn hisabu nujum ìràwọ̀ wàlìmọ̀tàmàdù aléyìí kama annahu dọ́ọ̀lùn fi sharia ẹni tí bá ń gbáralé àwọn kìíní tó ti wípé ẹni tó ti sọnù mubtadi'un fi dìí oníbídí àlẹ́niyẹ mọ́dàmà rẹ̀ mọ́sí èméjì mubtadi'un fi dìí oníbídí aládàádálẹ̀ nínú ẹ̀sìn lẹ́niyẹ kìí ṣẹni rẹ̀ tí yẹn gbọdọ̀ máa tẹ̀lé kìí ṣẹni tí ń tẹ̀lé súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọ̀rẹ́ fi tèmí àmúnkà fún wa fahuwa mukhti'un fil aqli ó tún ti sí àṣìṣe nínú wọ́n ni wàhálàlì hisab wà ilmi hisab kódà níbi ilmi hisab gan orí rẹ̀ fún pínbẹ̀ náà fa inna ulama alhai'a ya'rifuna anna ru'ya la tandabitu bi amrin hisabiyyin àwọn tajjáwọn àfọ́ ní hisabi gangan tí hisabi yẹ wọ́n dáadáa wọ́n mọ̀ wípé ru'ya ní ìdèbá kèé kìí ní ìsìkọ̀rọ̀rọ̀ pẹ̀lú ìsáàbù fa iná ha testanifu bí ìsìláfí ìrìsìfá ilmakan kí ní ẹ mọ́n change bí bí báyẹ bá ṣe ga sí fa iná ha testanifu bí ìsìláfí ìrìsìfá ilmakan wà ń kàífà bí wà wáyé rìdánik àti bí bí bá ṣe ẹnkwan bí kan tó kó ohun tó sọ́lọ́gẹ̀ àwọn àyẹ̀kan wà ohun jìnà àwọn kíní àìbálánsì ilẹ̀ àti àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn in tó surround kìíní kò lè jẹ́ kí ìdìbátù wà ń bẹ̀ in tí ìdìbátù lè fi wà bẹ̀ òun ni àmúrò ìyàtù a èyí tí wọ́n mọ̀ kádé ọmọ kọjọ́ ni a ti ká fúnra ní ìsẹ̀ monday ni ó bọ̀ monday ni 29 so afon eh, sunday 29 monday 30 of shaban or 1st of ramadan ọlọ́run tó ti wá bá wa ṣe àwọn wùlátù wa àwọn tó wà ní charge affairs wa wà àwọn tó ti wà níbi káwòsù wà tó bá ti sọ fún alẹ́ àtọ̀ àti rósù lé ní ìjọ́ lábẹ̀rẹ̀ Monday tó bá ní automatically ìjọ́ lábẹ̀rẹ̀ Tuesday kí só lé bẹ́yẹn ni àmìyàn tó bá jẹ́ onífẹ̀ẹ́ nú ẹni alù tó ti sọnù aládàádẹ́lẹ̀ nínú ẹ̀sìn kò ní gba ìmọ̀nà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò nígbà yóò wò bóyá làákàyò tó kúrùn tí ò sí kankan bẹ́ẹ̀ fóòmù tó kó sórí tó pè láàká ìwòlò wọ́n rò bóyá wọ́n fi gbá súnnà nẹ́bì dà lóúnjẹ́ àbíyànlọ́ ọba subhanahu wa ta'ala kó sọ́wakó níbi ànà náà tọ́ another mas'ala ta sáré wo wípé wàhtàlàfà ìlàmá له حكمه في الصيام والإفطار حسب مطلع قطره الذي هو فيه طب اختلاف المطالع إلى مسألة ممكن مسألة, مسألة يعني مسألة اختلاف المطالع ìjẹ́ ìlú kọ̀ọ̀kan yóò dúó ti oṣù tó bá rí ni àbí owó ìyà kan ní gbogbo aláyé kẹrin lámọ̀lù mas'ala lílé وني ذهب جمهور العلماء ومنهم الإمامان أبو حنيفة وأحمد إلى أنه إذا رؤي في بلد لازم حكمه جميع الناس عملا بقوله صلى الله عليه وسلم إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا وني تنباتي يريو سويني لكو gbogbo musulmi ayé náà gbogbo gbàwẹ̀ bẹ́ẹ̀ nítorí àdísà náà wípé ìdàrọ̀ àìtùmó fàṣómú wà ìdàrọ̀ àìtùmó fàfẹ́rẹ̀ alòmí tó lò àdíjì pé àṣíyàm yaumu tẹ̀sùmùn wàlì ìfọ́rù yaumu tẹ̀fùrùn so àwọn gbà pé wọ́n ní wàlá ìbọ̀rọ̀ta bí tìfákìlì mọ̀tọ́lẹ̀ ìdáhùn wọ́n wà tí láfíà kò tí ó tó kàn pẹ̀lú ẹ ṣe mọ̀tọ́lẹ̀ òjò kankan ni àbí òjò kankan èyí tó correct lẹ́lẹ́kejì ó ní pé rárá àwọn àyè aláhásábì ìlú kọ̀ọ̀kan ni bí sì tí mọ́ ṣe láyé àwọn sàábẹ̀nù aka hadithi láìpẹ́ insha Allah wọ́n wà záàbà imamu shafi'i wa jama'atun min as-salafi ila al-qawli bi hukmi bil hukmi bi ikhtilafi al kìí ṣe gbogbo mùsùlùmí ayé ni wọ́n bá rí èyí tẹ́ bá ti rí ni ok tẹ́wọ́n ti ìdàbà ìtùmúwù àwárí mí káwọn bọ̀bí ò bá rí nǹkan tó ń ti pé ẹ̀dẹ̀mọ̀ nínú táwọn fásàlẹ̀ náà ni wípé ìgbà mí wà àwálè wà lálẹ́lẹ́ ní báyìí kánú àlọ́sàn àwáwárí ti wá táìmù táwò bẹ̀rẹ̀ bí ọ̀sán ló jẹ fáwọn gbogbo wà padà adé ọgbọ́n ra so àwọn nǹkan bẹ̀rẹ̀ àwọn àfáà gidẹ́ fi ní pé rárá ikhtilafu al-matali' a consider rẹ̀ ẹ́ a ṣe kí ni yóò a consider ikhtilaf wa ittifaq al-matali' so eh. bọ̀ àwọn àfáà tó wá ṣàlàyé pé tó bá kí bí àwọn ìlú ìwọ̀n súnmọ́ra wọn bí àwọn ìlú tó súnmọ́ra wọn ni wọ́n tó ṣe pé the same thing ni ó súnmọ́ àwọn méjì lè jọ lo the same ru'ya pé ìlú tó súnmọ́ra wọn lélẹ́yìn ṣe bá ń yàrí náà ẹ̀hẹ́ ẹ jẹ́ ká wo hadith yìí hadith káwọn ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́jì tásọ yẹ̀ ẹ̀rí rẹ̀ nìyí látọ̀dọ̀ Kurayb ó ní qadimtu Sham qadimtu Sham fara'aytu al-hilala qadimtu Sham fara'aytu al-hilal ẹ̀kẹ̀kẹ̀ tó gùn jù ọ̀dá ó ní kọ̀dím tó Sham fara'aytu al-hilala laylata al-juma ó ní kùrẹ́bù ni mo lọ sí Sham mo wá rí hilal níjọ́ wòye níjọ́ jùmá àwọn lọ sí Sham tí wọn Muawiya ni olórí Sham nígbà náà lọ́n tí wọ́n ní pé àwọn rí al kí náà gbé ní al òṣùlé náà níjọ́ ni wọ́n rí yawmul jumu'ah thumma udtu ila al-madina fi akhir ash-shahr ìgbà tó wá di ìparí oṣù yẹn mú wá padà sí madina ìgbà tán lọ sí sham wọ́n jọ rí oṣù bíbẹ̀rẹ̀ àwẹ̀ ni ìjọ́ òun rí ìjọ jimá wọ́n nígbà tó wá di ìparí oṣù ramadan à ń wá padà sílé ìyẹn madina fasa'ala ibn abbas mata ra'aytumul hilal ibn abbas abẹ́rẹ̀ lọ́wọ́ mi kòrè ibi pé ìjọ́ olè rọ́sù nígbàtí wọ́n ṣàm o ní fàkúltù laylatal jùmọ̀ wà sọ́ọ́mú alẹ́ jímọ̀ lárí abẹ̀rẹ̀ àwẹ̀ sátọ̀dẹ̀ àwọn yẹn sì gbàwẹ̀ fàkọ́ọ̀lá lákínà rọ̀ àìnáwó laylatas sátọ̀dẹ̀ ara alẹ́ sátọ̀dẹ̀ làwárí mọ́ni làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ ibn abbas láyé sátọ̀dẹ̀ làwárí afan wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ sátọ̀dẹ̀ láyé alẹ́ sátọ̀dẹ̀ náà rí ó ní fàlá nàzálù hatta nukmila talatin aw narahu wo ro ibn abbas ama awo ma gbawe ti wa lo ni títí tí shabaro fi pé 30 àfi ta ṣe kíni o ta fi orí iṣẹ́ kí tó máa rí ní 29 fabihi wa ni'ma ta bá rí 29 kíláàsì àgbà 30 ẹ wo fífò àwọn sahaba o ó ní hakadha amara rasulullah sallallahu alaihi wasallam riwaya yìí ò pé mo ń wá riwaya yìí tó pé ni níbi riwaya kan wọ́n sọ nínú àbáṣí pé afala tẹ̀kẹ́fì fi bá rí riwaya afala nẹ̀kẹ́fì ìkanáà ruwa tí ó ṣakka fi afala nẹ̀kẹ́fì bí ru'ya mu'awiya a ṣe bí mu'awiya ti rí ń tẹ̀ sí àlemọ́ ló ru'ya ibo mu'awiya wà sham ibo làwọn wà madina tó tí ó wọ́n jìnà sí هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم bẹ́lẹ̀ bí ti pa aláṣẹ ni ayi ìlú kọ̀ọ̀kan pẹ̀lú orú ìyà rẹ̀ ni afọ́ tí wọ́n mú ọ̀rọ̀ kan wá ẹmọ òkwẹ́ṣẹ̀ yìí wọ́n bèèrè kwẹ́ṣẹ̀ lọ láṣẹ́ fi dá ìmà àwọn kìbárì ìlàmá fi mamlakati arabiya ti saudiya ni wọ́n ni da dirasati al-majlisi lil mawdu' wàtàdáwulẹ̀ ìfẹ́ takọ́rọ̀ mayali nígbàtí àwọn àwọn àfá yìí tí wọ́n jòkó tí wọ́n nájú tó tán nájú wọ́n mọ́sálà yìí àwọn àgbàlagbà àfá àwọn jẹkojòkónú àwọn àfá ni àwọn tó ń bọ̀ yìí ni wọ́n wá fẹ́rinlẹ̀ àkọ́kọ́ ikhtilafu matari al-ahilla min al-umuri allati ulimat bid-darurati hissan wa aqlan wa lam yakhtalifu fiha ṣẹ́rí kámọ̀ ìpé lóòtọ́ ibi bóòsù ṣe máa ń yọ ìmọ̀ ń yàtọ̀ láti ìlú kan sí kan ilé ọ̀rọ̀ tó ṣe pé bìdọ̀rúrọ̀ gbogbo alama kò sẹ́nbẹ̀ tó takúnú àwọn àfá nítorí gbogbo wọn rí nìna bá ṣe wà ní kíni tán bèèrè ní ibà 608 tẹbádé lumi bóyá ní òkúrọ̀kú alẹ́ làwọn wà bẹ̀ inú ẹlẹ́ẹ̀kejì ni wípé mas'ala ìtìbárì káwo mọ̀tọ́rìrì yẹn àbí ká mọ́wó yẹn kọ́wó mas'ala yẹn ìjìtìhàdíyà ni mas'ala tó ṣe pé àwọn àfáà ṣe ìgbìyànjú tó pọ̀ ni ṣe báyìí àbí so ọ̀rọ̀ wọn wá ní méjì ló wá kó sí ń bẹ àkọ́kọ́ ni wípé àwọn rí bí ìlú ṣe ń yàtọ̀ síra wọn àwọn kan láàlẹ́wò وعند بحث هذه المسألة في مجلس الهيئة ونظر لاعتبارات قدرتها الهيئة وقد مضى على ظهور هذا الدين مدة أربعة عشر قرن wọ́n nígbà táwọn wá tójú bọ̀rẹ̀ àwọn wá pé ẹ 14th century ti kọjá lórí ẹ̀ gbogbo 14th century ń kọ́ o bó ṣe máa ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìlú kò sí ìpanupọ̀ rí lórí ọdún láàrin àwọn 14th century ti kọjá báyìí ẹ lè gbọ́ wípé gbogbo mùsùlùmí ayé wá sọdún lọ́jọ́ kan kò pọ́síbù a ní pé ṣe gbogbo ṣe wà wọn bẹ́ẹ̀nẹ̀ ló ṣe wà jì sí gbogbo mùsùlùmí ayé o a wá sọdún níjọ́ kan kí nìdí ìdídẹ̀ ni pé ó wà on the street àwọn kí náà gbé yíyọ oṣù yìí kìí ṣe kan náà lọ́dọ̀ wa ó ti yẹ báyìí àbí àhákàdà so ibi tí ọ̀rọ̀ yẹn ti ẹni ẹ̀sọ́ wallahu náà so masalẹ̀lẹ̀ tó kù ní wípé inṣáàlá adúmbí inṣáàlá abẹ́lẹ̀ masala ya kan inṣáàlá o náà ni ọ̀rọ̀ wípé kíyàn ní àníyàn fún àwọn Ramadan nje dandan ni kíyàn láníyàn kíyàn tó lè bẹ̀rẹ̀ Ramadan ìjẹ́ dandan ni pé kíyàn máa renew àníyàn yẹn ní gbogbo alẹ́ gbogbo alẹ́ gbogbo alẹ́ ṣe bẹ́ẹ̀ náà ló wárí fún àwẹ̀ náfílà àbí kí n ṣe bẹ́ẹ̀ ni tó bá dọ̀la ki se bee ni to